إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله سبحانه وتعالى سولين أدو العيد إليني جوكو لولي التفسير doini tuesday ó yẹ ká ní alhadith bọ̀ tí allah subhanahu wa ta'ala bọ́ fún wa ní tawfiq uh, probably a sì lè ṣe hadith inṣáàlá amma uh, a ṣe tafsir ní alẹ́ iná inṣáàlá sura tí a da ti tẹ̀síwájú ọ̀nà ni suratu alhumaza ṣíbẹ̀ náà ne no feel that is stop abi so sura ta ṣe kẹ́yìn ni suratu الفيل سيتكون سورة الهمزة الهمزة سو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنبع وكسورة بصوت, بصوت جميل جدا من يقرأ علينا هذه السورة بصوت جميل جدا من؟ أوكي نعم نعم tàníbà wa kà sóòrò ìpẹ̀lú ohun tó dùn dáadáa ẹ̀bọ̀ fadl أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مقصده في عمد ممددة ما شاء الله بارك الله فيكم أبو يوسف ترى <laughs> نعم إن شاء الله صوت جميل جدا بارك الله فيه so, سورة الهمزة هنا ني أتقبت وكفوا أي آه، إمام البغوي رحمه الله تعالى وصنينه تفسيره وني تفسير سورة الهمزة نعم wani wani makiyatun bi ijma' makiyatun bi ijma' suratu al-humaza surati Ọlọ́run bá sọ̀kalẹ̀ ní Makka ní pẹ̀lú àpanupọ̀ àwọn àfà ona ni imam abdurrahman bin nasir saadi ona la ona sanbi wani wahiya makiyya wani wahiya tis'u ayatin bismillah rahman rahim then wọ́n bẹ̀rẹ̀ sí ní ma so aya mẹ́sàn ni tàbá <clears throat> yọ bismillah rahman rahim khilaf dẹ́wà lórí rẹ̀ àti ṣàlàyé níbi ìjòkó tí àwọn ìjòkó tó kọjá lórí pé ṣe bismillah rahman rahim ṣe nínú súrọ̀ sáàmà kámọ́ súrọ̀ ni àbáníkà olàbọ́n sọ pé suratul fatiha sí aya mẹ́fà àbíjì tàbá ka fatiha mọ̀ àbítàbá basmala abita àbítàbá ka basmala ma ta ní sọ yàtọ̀ láàrin albasmalatu wa tesmiya abu arafat kí ni albasmala kí ni yàtọ̀ nínú albasmalatu wa tesmiyatu madarait wa matalait wa ant na'am wani basmala ne bismillahir rahmanir rahim tesmiya da ni bismillah fakot láìsí Ar-Rahman ar so Al-Baghawi okay Al-Qurtubi afwan Al-Qurtubi rahimahullah ni mo fẹ́ sọ mo ní Al-Baghawi Al-Qurtubi wọ́n ní qad taqaddama al-qawl fil wayl afẹ́sàlá yìí kí náà na waylun waylun ṣe yí báyẹn so wọ́n ní fi ghayri mawdi'in láwọn àyè tó pọ̀ àti sàlàyé kí náà pè ní waylun because waylun ó wá gan nínú Qur'an kódà nínú àhàdíta nẹ́bà muhammad sallallahu alaihi wasallam anábi ni wailun lil aqabi minan nar so yi báyàbí mọ́ gẹ́sí pé sheik abdullahi bin abdurrahim al-bukhari abdullah níbi sharhu umdatil ahkam hadithi wailun lil aqabi hadithi ẹlẹ́kẹta nínú umdatil ahkam gbàtán sàlàyé na wọ́n sàlàyé ma'ani wailun in tan sọ bí ìlàwọ́n náà sàlàyé bẹ́ wọ́n ni wa ma'anahu al-khizyu wal-adhab nínú tó ma lo wailun fún alkhizi yíò wà láàdáà wọn ni yẹpẹrẹ àti ìyà so wailun wailun lilmusallin wailun likulli humazatin lumaza wailun lilmutaffifin wailun lil'aqabi minan nar ay al'adhab walkhizi ìyà àti yẹpẹrẹ walhalakatu àti ìparun gbogbo lè wáìlò ni ẹ wàkíì nínú nǹkan mí tàtí wọ́n sọ pé wáìlò wọn wọ́n ni wádín fi jahannam wọ́n ni àpáta kan bẹ òkè kan bẹ nínú jahannam wáìlò ni wọ́n mọ́ ń pè ọkọ̀ àpáta yẹn so ìtumẹ̀ ní kẹta bá sọ pé wáìlún lìkíní kan ìtumẹ̀ ní pé ègbé òfò àti jahannam ṣe báyìí àbí wọ́n ni li kulli humazatin lumaza nam ta ní pè ní humaza tàdà ní lumaza Imam Sa'di rahimahullah ba ẹwọ tafsir wọ́n ni wailun ay wa'idun wa wabalun wa shiddatu azab ìlérí ìyà ìparun àti ìyà tó lè kókó li kulli humazatin lumaza wọ́n ni ay alladhi yahmazu an-nas bi fi'lihi wa yalmizuhum bi qawlihi so alhumaz alhamaz alamaz ṣe bá yà bí jamu rẹ̀ o ni humaza àti lumaza so humaza lumaza humaza o lẹni tí ma fi iṣẹ́ búyàn iṣẹ́ ara fi'il bí kí sẹ́bá ike so ní skọ́skọ́ ni ike ara kí sẹ́bá kí lẹ́lẹ̀ ìyá ara náwọ́ ìtàmà yà kásíyàn rẹ̀ so ibá yà rí àkí àmọ́ sẹ́ra kí ẹ̀mọ̀ fẹ́nu sẹ́ra ìyàn àwọn nù <laughs> kí ẹ̀mọ̀ fẹ́nu búyàn hmm. àwọn nù àwọn èèyàn wá bí wọ́n mọ́ kí ní òsè bí Allahul musta'an ó mọ̀ kọjá báyìí ọ̀rọ̀ so ibá yà rí wọ́n <clears throat> wọ́n ni ìyẹn náà ń pè ní lúmọ̀zà ọlọ́run wá sí pè lé àwọn méjèèjì ọlọ́run wá lé orí ìyà fún àwọn méjèèjì ọlọ́run sọ pé iná ń bẹ fún wọn wò wọ́n ni alladhi ya'ibu an-nas wa yat'anu alayhim bil isharati tí ń واللماز الذي يعيبهم بقوله so الهماز àti اللماز wọ́n ومن صفة هذا الهماز hmm? nínú sífà alhammaz alhammaz yí ń kọ́wò hammaz kí ni hammaz ta ni hammaz tí fi fírí libúyàn actions lamaz ọ̀rọ̀ kọ́wùlù wọ́n ní nínú sífà rẹ̀ ni wípé alladhi jama'a malan wa addada wọ́n ní annahu la hamma lahu siwa jam'ul mal wa ta'diduhu wal ghibtatu bihi nínú ròyìn tọ́lọ̀ fi wọ́n ròyìn wọ́n ní pé hamaz àti lamaz oníkí wọn ò ní hammu kankan wọn ò ní nǹkankan tó máa ń ṣe ju wípé ìmọ̀ kó àwọn ọ̀rọ̀ ayé ìmọ̀ kójọ wa laysa lahu ragbatun fi infaqihi fi turkil khayrat wasilatul arham wa nahwi dhalik kò bùkátà òun ò nífẹ́ náwó yẹn sí ibi dáadáa ká náwó sí ibi ká fi sókùn ẹbí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà dáadáa tí a máa náwó sí so ìtumọ̀ ni <clears throat> nígbàtẹ́ ti lè jẹ́ hamaz lamaz nínú aburú tí padà tó wá ń jẹ lára ẹniyẹn òun ní pé kì ní ń kọ́ o jama amalan wa adada yóò mọ̀ kó owó jọ yóò a mọ̀ ká yóò mọ̀ ká yóò mọ̀ ká mo ní 200 kìníkan million lákàntí ilé mo ní 300 kìníkan million lákàntí ilé mo ní kìníkan trillion lákàntí ilé mo kọ́ ilé ìtúwẹ́ kìníkan sákàm sí ibi mo ní mọ́tò kìníkan mélòó báyìí yóò mọ̀ ká yóò mọ̀ ká yóò mọ̀ ká wà addada yóò mọ̀ kàrún kàmá yẹn débi wípé kò nílé lè ná owó yẹ sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala wallahi láàkí mẹ́tàdìl lil ìdáàlàm tó ń fa fi kò sí kò sí kímọ̀ fún dúkìá tẹ́yẹ bá ní tẹ́yẹ bá ní sójú ọ̀nà oro bá wala qimata lin nafsi idha lam tunfaq gbogbo tán kàkàlẹ̀ kò ní kí mọ̀ kò ní wúlò kò wà valuable rárá tí ìbá ti nasójú ọlọ́rọ̀ ọba ìmọ̀ ni agbára ni dúkìá ni owó ọmọ agbára gbogbo nǹkan tí ìbá ní àsìkò kò séyìí tó wúlò tí ìbá ti nasójú ọlọ́rọ̀ ọba Muhammad sallallahu alaihi wasallam Ibn al-Qayyim rahimahullah wọ́n sàlàyé àdíta yẹn àdíta yẹn ni wípé nínú jazawu tọ́wàá ẹmọ nǹkan nínú jazawu kí ẹmọ sí tọ́lọ̀bá ní kíyàn sí kí ẹmọ jìnà sí máa sí àkí ẹmọ jìnà sí ẹsẹ̀ wọ́n ní wípé ẹnu ó pẹ́ láyé ẹ̀yẹ́ ẹni ó pẹ́ láyé yẹ tẹ̀fsìrì méjì àkọ́kọ́ hakikotan yóò lo time tí ó gùn láyé 90 100 kìníkà kìníkà ẹ̀kẹ́jì ẹni yẹ́ lè tètè kú àmúpẹ́ láyé in what way even Ibn Qayyim wọ́n ṣàlàyé pe reason ni pé time ta ń lò láyé gangan fun ari time to je time gangan òun time ta bá fi ṣe tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìtumẹ̀ ni pé ẹ̀mẹ́jì lè kú eléèkú ni 20 years eléèkú ni 100 years eni to ku ni 20 years sí pẹ́ láyé jẹun tó kú ní 100 years lọ bóòdó ìṣẹ̀lẹ̀ ele to ku ni 100 years gbogbo ẹ̀tẹ́yẹyẹ ko si ìbádà kankan bẹ́ ma fihi wala din wala taqwa wala ayya shay'in kò sí ìbádà ń bẹ kò sẹ́sì ń bẹ kò sí bẹ̀rù ọlọ́run kò sí sọ̀lá kò sí siyam kò sí tẹ̀lé súnnà kò sí kìrátùl Qur'an kò sí 20 years 20 years ẹ̀dà ní kọ́ mala'aha bil khairat wal ibadat sẹ́rìpẹ́ tó wá 20 years báyìí ó wá pẹ́láyé àbí ọ̀pẹ́láyé kínápẹ̀ ìṣẹ́ ọ̀kà Abdulsalam bin Burjiz al-Abdulkarim wọ́n kú níbi 35 years láàrin 35 years àwọn ẹlòmí lo 150 years láyé kò dẹ̀ síṣẹ́ tẹ̀lé ìṣẹ́ láàrin 35 years Sheikh eh, eh, Al eh, Ahmed al-Hakami ọmọdún mẹ́rin náà 30 something làwọn náà kú 35 làwọn náà kú Imamu Nawawi rahimahullah 30 something làwọn náà kú àwọn akọ̀ sẹ́rù sọ musulmọ́lá ó ní ọmọdún mẹ́rin ní wọlé ni tamari 25 nínú ọjọ́ change díẹ̀ ló gbàbà wọn bẹ́nà àríwá <laughs> díẹ̀ ló kù tó fi bá imam náwà ní rahimahullahu ta'ala ṣe bá yàrí so ló fi jẹ́ pé khairat imam bí khairat gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàwọn shurur imam bí shurur dáadáa encourage láti máa ṣe dáadáa mi encourage láti ṣe aburú mi ẹni tó bá fẹ́ lọ sí ọlọ́wọ́ bàbá yóò mọ̀ prepare irọ́ tí ó pa láti fi cover ẹ̀ṣẹ̀ yẹn ni irọ́ yóò wà máa ka búrú lórí abúrú títí tí ó fi lò púpọ̀ nú àsìkò rẹ̀ tí ó fi ní orí fi ṣe nǹkankan tàbánikà kọ́ wọ́d how many hours lálọ̀ lójúmọ́ 24 hours <clears throat> mẹ́rọ la fi ń sùn bẹ́ ó kéré jù 8 8 àbí 6 <laughs> hours mẹ́rọ lókù báyìí 24 18 àwọn tàbí ń ṣiṣẹ́ tàbánikà yọ bí how many hours lámáyọ́ kání 6 ìwọ tó bá sí iṣẹ́ tó bá jẹ́ civil servant ní ohun àjẹ́bẹ̀ 8 to 8 <laughs> so kání hours 6 minus 6 12 ló kú báyẹ̀ àbí nínú 12 yẹ ó jẹun ó mú kí ló tó sí ó ń rìn ó lọ toilet ẹ́ yóò tẹ̀ fóònù yóò wà mọ́tò kí ni ó tún ṣe at the end of the day ó wá rí pé in a day gan ó lójú wá náà lọ because wọ́n náà yẹ èyí tàwà kà fún ohun time tó fi ń kírun yẹ 10 minutes tó fi kírun sórí 5 minutes tó fi kírun tàbá kàwẹ̀ papọ̀ ó lójú ó tí lójú 30-40 minutes lọ so gbogbo first four hours ó lójú 30 minutes lọ mẹ́ so ibá yẹn àbí so ẹ̀dàkọ̀ yíká bá ṣe kún àwọn time àkápọ̀ kẹ́kẹ́ pẹ̀lú àwọn ìbádà tí wọ́n ní alẹ́dì Jamaa amalan وعددا يحسب أن ماله أخلده ó wá ń rò bóyá owó tó ń kójọ yẹn kọ́ o akhladahu yóò jẹ́ kó ń pẹ́ yóò jẹ́ kó ń ṣe gbére láyé òun ò ní kú mẹ́ yahsabu ay yaz'umu a ń rò bi jahlihi anna malahu akhladahu fi dunya falidhalika kana kadduhu wa sa'yuhu kulluhu في تنمية ماله الذي يظن أنه ينمي عمره والله إن طلب أسعي ìròrí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nínú ẹ̀ tí kì bá kí n ṣe bẹ́ẹ̀ ni bóòlì yóò sì ti pé 70-80 years yóò lẹ̀ sí ìmọ̀bílì kò lè lówó láyé I can still do it Bill Gates made his money ó sínú bọ́ọ̀nù kan lẹ́gbẹ̀ẹ́ yìí sàfáhà lẹ́gbẹ̀ẹ́ yìí 80 years subhanallah ibi tó ti rí síwúrú síwúrú ibi pé kí lódé tó ṣe pé àwọn èèyàn tán bá ní dúkìá gan wọ́n fẹ́ kú láyé wọ́n ma ń lífù tí wọ́n ní kú láyé ni kódà yóò ma hàn nínú ọ̀rọ̀ wọn nínú sọ̀rọ̀ wọn bí pàwẹ́lẹ́ yóò ní kú láyé ni àṣíkò mo bá lọ UK lọ́la ma ti kí o UK mú kàn máa gbá mú kàn máa darí sí kíní mú kàn máa mú kàn máa mú kàn máa gbogbo jọ mú kàn máa mú kàn máa wọ́n ẹni tó jẹ́ mùsùlùmí tó bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala everything báyìí kọ́ o inṣàallah ah okay ah inṣàallah ah okay ah well tọ́nà ma fi mi ṣe sábà bíbẹ̀ eh inṣàallah sábà bí yáò jí lára ó dá ẹjí ká wọ́kọ̀ kama wọ́ inṣàallah hakadha yatakallamu al-muslim hadha kadhalik amma al-kafir والذي يزعم ويحسب أن ماله أخلده bóòlù ó ṣe máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ pẹ̀lú gbogbo confidence ní pé àà wọ́n máa ṣe báyìí ló jẹ́ pé wallahi ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn ikú kàn dé bá wọn fájí àtàlù yóò bò káà na kílò fẹ́ kílò sí mínú ṣe máa kú ni kínìdí orò láyé bàbá ní pé ìtorí ẹ̀ ló jẹ́ pé gbogbo kádù rẹ̀ gbogbo wàhálà rẹ̀ sáàyò rẹ̀ lílọ bíbọ̀ rẹ̀ lórí kíkówó ìjọ lórí jíjẹ́ kówó ìwú lórí pé wọ́n tó bá ń bèèrè pé ah, ó ní yìí ti lówó 300 billion dollars lákàùnt kí náà tó wá mẹ́ ọ̀ọ̀ kò lè tó kò lè ṣe kí ni kò lè tó yahsabu anna malahu akhladahu kalla layumbadhanna fil hutama layumbadhanna ay layturahanna kalla wọ́n mọ́ lò fáwọn màání tó pọ̀ nínú Kùránì nínú rẹ̀ ní kíkọ́ fi ṣe bí láà kalla ìlàà láàkàmà tẹ́zùrùn kìí ṣe bó ṣe oòrùn yẹ̀wò láàkàmà tẹ́zùrùn layunbadhanna fil hutama wa ma adraka ma al hutama wọ́n ni rọ́ wọ́n ju ẹni yìí wọ́n tó sọ sínú al wọ́n ni ولم يدري أن البخل يكشف الأعمار ويخرب الديار وأن البر يزيد في العمر ọ̀rọ̀ tá sọ lẹ́ẹ̀kan náà ṣàlàyé bí o wọ́n lẹ́ni yóò mọ̀ wípé ahun gan ní ma ń jẹ́ kí ọjọ́ orí yẹn kéré láyé èsì máa ṣe dáadáa ní ma ń jẹ́ kí yẹn pẹ́ láyé dáadáa wọ́n ni ẹni yóò kọ́ wùlá yùtọ̀rọ̀ hanna wọ́n sọ sínú ná filhutama wa ma adraka mal hutama ta'dhimun laha wa tahwilun li sha'niha tọ́lọ ma bèèrè nípa nínú Kùránì pé wa ma adraka so mọ̀ nǹkan tẹ́gbẹ̀ báyìí ọlọ́bẹ̀rẹ̀ kó gbogbo ṣe tóbi tó ní ọlọ́run ni narullahil muqada narullahil muqada allati waquduha an-nasu wal hijara ìtumọ̀ alhutama oni narullahi almuqada oni na ọlọ́wọ̀ bá tí wọ́n kó almuqada ismù nìyẹn ìtumẹ̀ ní pé bilistimọ́rọ̀ wọn kò wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tí ń kò kìí ṣe túnkọ̀dù mú kọ́dà ní tí wọ́n kò ní kí sì náà ń kò wàkúdù hannásù wàlhìjárù wàláyé àwọn èèyàn àti òkúta náà ma fi kò iná yẹn ìyẹn lè tíra láti picture kì ní ẹ̀ pé kí n ni wọ́n mú tì mí sínú náà wọ́n fi mí wà òkúta sínú náà fakir fi hada ij'al nafsaka fi hada al-maqam kankan wónú bẹ̀yẹ kan imagine pé mi ní báyìí so bí o lè ṣe sùúrù lórí ẹ̀ náàrù hádẹ̀ ìdúnìyà kìtẹ̀ kí ń ṣe náàrù ayé gbogbo náà ayé kìkí ń ṣe iná lẹ́gbẹ̀ẹ́ like iná yóò dẹ̀ máa sọ kọ̀kọ̀ yóò máa ó ti melt molten magma iná tó ti yọ àbí tó bá rí tó ti yọ irin irin bí irin ṣe wà wọ́n yọ yóò sì di liquid yóò máa sàn báyìí pẹ̀lú iná tó ní agbá kan wá ti èyàn sínú nẹ́yẹn nasallallahu salamata wal afiya wọ́n ni allati min shaddatiha tatali'u alàlàfíìdá iná tó ṣe pé bó ṣe lé tó tàtàlìwò alàlàfíìdá yóò máa nàgà sórí ọkàn èèyàn yóò máa fò máwẹ̀ èèyàn báyìí ọlọ́sàn Qur'an yawma naqulu li jahannama hal imtala'ti fatakulu hal min mazid ọlọ́run jọta mọ̀ sọmú jahannam hal imtala'ti so ti kún ọlọ́ọ̀bá mọ́ ọlọ́run sọ pé so mazid sí wọ́n sẹ́kù ni ìtumẹ̀ ní pé lókè ìgbà tán bá sẹ́kù ibi òkun títí tọ́lọ̀bọ́ fi gbé ẹsẹ̀ rẹ̀ lórí ná ọlọ́wà ní pé kọ́tò kọ́tò wọ́n wà fún iná ní gbogbo direction rẹ̀ wọ́n fún ní gbogbo ààyè àtòkè àtẹ̀gbẹ́ àti ilẹ̀ wọ́n wà fún fún pọ̀ dáadáa pẹ̀lú oorun ah, ah oorun múlé ni o orúmlé ni o ẹ̀rin àwọn yẹmọ́ ń pa mí tí nepo bá múná wá ẹ́sẹ̀ pẹ̀lú nepa tura ọ̀tí ni ha àwọn yóò dá tó bá di táìmù ooru lálẹ́ àwọn yóò dá síta ní tààrà ìrìn tí wọ́n nílé wọlé ẹlẹ́bùn 12 àwọn yẹmọ́ ń tán fi atẹ́kùn báyìí ni ẹ kẹ́ ń ṣe náà inú jahannam kò sí kò sí àdùkankan bẹ̀ wọ́n ìdá ṣẹ́rìbà máa ń báàrì dàn yẹ́bùkì tí bá múmi tútù wọ́n lẹ́wìsì masu ẹkùn ma múmi tó tútù wísì masu ẹkùn yẹ́bùkì wọ́lá láyé dáhàk kò ní rẹ̀ kò ní smile tó bá múmi tútù báyìí omi ó ma bọ́ lójú ẹni ṣe mọ́ rízì ní wọ́n pé ni ọlọ́wọ́ sì ní fún wọn látúbẹ̀kí wà látàdà iná tó ṣe pé táwọn yẹn bá wọ́ kò kò ní yóò kàn mọ́ jú wọn náà iná tó ṣe pé kò sí bòjí bẹ̀ bòjí bẹ̀ inú èéfí tó nípa ni omi bẹ̀ kí ní egbò àwọn ọmọ náà ni egbò ẹmà wọn tẹ́ ìdíná ti jó wọn núná egbò wa ń sàn wallahi omi tó tún wà ń bẹ̀ omi gbóná ni mọ́ hamim ó wà túnmọ́ yóò wà máa sàn bẹ́ẹ̀ nínú náà nínú náà tán jóná ẹ̀ náà náà tún ti fẹ́ máa mú omi má inú náà tí wọ́n jóná ẹ̀ náà wọ́n tún wá máa mú omi yẹn omi egbò yẹn àtomi gbóná yẹn tó ṣe pé la tusminu la yusminu wala yughni min ju' wọ́n máa mú bí ìrànkómi tó gbẹ̀ngbẹ̀ la hawla wala quwwata illa billah wallahi iná rọ̀bà òsíwọ̀ kódà kò sí wọ̀ fún kíyànkan kalamhin bilbasar kíyànkan dídú yàbá wàláì kò sí wọ̀ iná kò sí kàkà tó dámi lẹ́yìn kò sí nkàkà tó kò sí tẹ́fì sínú ọ̀yọ́ bàjẹ́ ni iná ayé ó ní fáyídà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ òun la fi ń dáná òun la fi ń sìnkà òun la fi ń wọ́n ṣe àwátá àwá lè ṣe sùúrù lórí ooru kìí ṣe náà ooru a lè ṣe sùúrù lórí hararatu shams tó mú bá mú jù níbi 12 o'clock a ma wá bójì táàmà saka masu káàkiri bóòlá sí wọ́n sáyà kókò nà kí sọ́lọ́wọ́ bá challenge ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pé kí ló ṣe fún wa pẹ̀lú wa everything la fi challenge ọlọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá kí ló ṣe fún wa gẹ́gẹ́ kọ̀lá ẹ̀tí ẹ̀bá rí hálà tàbá rí hálò àwọn ẹ̀lẹ́ ni kọ́lọ̀ kó sàánú wa ni ìmọ̀ jẹ́ kí ẹmọ rẹ̀ tí àwọn àtàtí kọjá lọ àwọn Ad Thamud iroma hmm, àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe pé kadhabu rusulahum wa haddaduhum wa tawa'aduhum wọ́n pa wọn nẹ́bí wọn nírọ́ wọ́n challenge wọn wọ́n lérí fún wọn pé kí lẹ́ṣẹ̀ fún wa títí tó fi rí ọlọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ tó bá rí ìyà Ọlọ́run bá wọ́n mọ̀ ń bóyá òjò fẹ́ rọ̀ láti sánmà ní qalu hadha aridun yumtiruna na òjò ló fẹ́ rọ̀ ní bal huwa masta'jaltum bihi rihun fiha adhabun tudammiru kulla shay'in bi amri rabbiha fa asbahu la tura illa masakinuhum so kadhalika najzi liqawmil mujrimin so ittaqullah lọ́nàbí fi ń sọ hey ku anfusakum min hadi innar anábi ni sọ́ra yínkùn bí náà walau bi shiqqi tamara kò bá jẹ́ pé làbídùn kan ló gé sí méjì pé àbú ẹ̀yìn ẹ̀jẹ́ ẹwọ ẹgbà báyìí gbogbo tó bá ní filé rẹ̀ kùn bí náà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ́ra yí tàwà yí jẹ́ sọ àṣírí kan fọ́nú ayé kò sí wàhálà kan tí ò lè gbé mọ́ra bẹ́ẹ̀ mo sọ fún ẹ fìtínà tó bá débà fìtínà tó lè gbé ni kò sí fìtínà kan tí ò lè gbé mọ́ra tó bá jẹ́ kí láti fi sá fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ilẹ̀ ni because ó padà rí pé fìtínà yẹ tẹ́dìmáhìlù bí nẹ́ṣùwàtí lè náà tẹ́bá gbé fìtínà sẹ́gbẹ̀ ẹ̀nà kò jámà kankan oye bá yàrí kò sí tó lè góòtù láyé ṣe bí kí mọ́ wọ́n Ọlọ́run Ọba náà ni fún mi ayẹ̀pẹ̀rẹ̀ ni ó àhìnóní a sì bá gbóhun tẹ́ bá rẹ̀ ẹsẹ́ fún mi ṣe bí náà ní ìníwọ̀ inṣáàlá ọlọ́wọ́n sọ ní Kùránì ọlọ́ni wa uzlifatil jannatu lil muttaqin ghayra ba'id wọ́n wà fa aljanna sún wá mọ́ fáwọn tó so ila akhiril so ọlọ́wọ́n wa ma adraka mal hutama نار الله الموقدة التي تطلع على الأفئدة أولاً آه؟ آه، واسبسفاي الأفئدة واني أي تنفذ من الأجساد إلى القلوب إنه تيوم الجنيا التي بيارا يسمى بصريوكا يوم فموكا ومن هذه الحرارة البليغة هم محبوسون فيها قد أيسوا من الخروج منها لا ترى للي قونا wọ́n ó jẹ́ kan múná páwọn lè kò nínú náyẹn wàláhádà kọ́lù iná ha aléhìn mú sọ́dá ayi mú glakọ́ ọlọ́láwà tí inú náyẹn á tí mawa àdídìkan bẹnu sọ ayé Bukhari Ànábì sallallahu alaihi wasallam pé tó má fẹ́ kí èyàn fi bí wọ́n wà díẹ̀ ní yìí mọ́nú rẹ̀ mọ́nú wọ́n wà fi sẹ́kẹsẹ́kẹ̀ dé nínú náà ní gbogbo yàyí o bí náà ṣe ń jò ẹmọ́ òbí ayé nánìkan ní bẹnu náà onírẹ̀rẹ̀ ìyà ní bẹnu náà nínú náà rẹ̀ ní yàyẹ wà ni wọ́n tún wá gbé sínú mi wọ́n tún wá sí wọ́n tún wá dé pa wọ́n tún wá gbé sínú mi wọ́n tún wá dé pa wọ́n tún gbé sínú mi tí tí tí ó fi ròrí pé kò sẹ́ni kankan tí ń jí ìyanu náà tóhun kullu hada ẹ̀dàkùn ṣe kul adhalika khayrun am jannatul khuldi allati wu'ida lil muttaqin kanat lahum tọ́lọba sọ́rọ̀ lọ sọ̀rọ̀ bọ́nù kùrán tọ́lọba sọ́rọ̀ láti aljanna ọlọ́wà ní kúl àdálìkà khayrun sí ilé ìlọ dáa àbálìjanna in tó wá tún wà tó ma ń dúnyẹ̀ jù ní pé option méjì pé olówà kò pé mẹ́ta tó bá jẹ́ option mẹ́ta ló wà ní ìmọ̀ kó wà aljanna kó wọná àbí kó mọ́wọ̀ kan méjì kó kan sáà bí ò bá sínú náà ń bẹnu أسأل الله السلامة والعافية في عمد من خلف الأبواب ممددة لألا يخرج منها níbi àwọn ilẹ̀kùn yẹn kọ́wọ́ mú tún wá ní àwọn òpó wọ́n fi dí àwọn ilẹ̀kùn yẹn mú àwọn òpó ńláńlá wọ́n fi dí mú kó mọ́ lè bá ṣe é sí láyé láyé láyé láyé láyé láyé láyé láyé láyé dé ipá mọ̀ tó wà nínú náà wọ́n pè ya Malik ìwọ Malik dákùn bí ọlọ́wọ́ bá ayẹ́kùn

kí wọ́n tẹ̀ ṣe tẹ̀fífù kọ́jẹ́ káwọn sinmi ìyàrí fún bí ìṣẹ́jú kan kò sí ìsinmi rárá rárá àwọn èèyàn wà wà bẹ́ẹ̀ forever ṣe reality tí ò kìí wà ń bí náà ni wípé bí ẹlù mọ́ òrùbí àtàbà ti ẹ̀wọ̀n náà bí i ọdún kan méjì ìrùn ní kún bẹ̀rẹ̀ ló jẹ́ pé ẹnìkan sọ fún ìkanú àwọn sàhábà ó lágbájá tàbátì lọ tó bá lọ sí ibìjòkó wọn àwọn ọ̀rọ̀ tó mọ́ sọmọ́ ń dẹ́rù bà wá wọ́n ní ṣe sùúrù nínú kó mọ gbáwọn ọ̀rọ̀ tí ó dẹ́rù bà kó padà wá save àbí kó mọ gbáwọn ọ̀rọ̀ bẹ́yà tí ó tó mọ̀ fípo save kó padà wá rí yà ìwúlófẹ́ méjèèjì ó ni ó ní wallahi àwọn àwọn tó ṣe pé àwọn tán wà lójú ọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wasallam ni wájú ìfẹ́yẹn wọn ọlọ́ọ̀bá káàkiri tó wá sọ pọ́ wà sí gbére nínú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láfimọ̀ kí lójoojúmọ́ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba fa innahu man yushrik billah faqad harrama Allahu alayhi aljanna àwọn onísúnà náà mọ́kí mọ́kí má ṣe bídá gbogbo àwọn kàbá'ir àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tètè túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba fatubu ila Allahi jami'an ayyuhal muslimun la'allakum tuflihun na'am so wani kullama aradu an yakhruju minha u'idu fiha inú suratu sajda Allah ni kullama aradu an yukhriju minha àwọn yo ma gbìyànjú àti sako nuna u'idu fiha am malaiko tún lé wọn padà na'udu billahi min dhalika ونسأله العفو والعافية آمين so <coughs> إليني بين سورة الهمزة أنبي الله سبحانه وتعالى بمنه وكرمه أن يجعلنا وإياكم ممن يستمع القول فيتبع أحسنه الله أعلم